الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد أتقفوا الله سبحانه وتعالى أتروا عليك أتقفوا نبوة محمد صلى الله عليه وسلم حديث إتياك لني إن شاء الله ونني حديث أبي سعيد الخبري رضي الله عنه ìkan nínú àwọn sọ̀hábà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam wọ́n ni kọ́ annan nabi sallallahu alaihi wasallam kọ́ wọ́n ni dájúdájú annabi sallallahu alaihi wasallam sọ wípé al'audu kulluha masjidun illa al ilẹ̀ gbogbo ayé ìbọ́sẹ̀ tóbi tó masjidu ni ilé ọlọ́ọ̀bá bí tàti mọ́n jọ́sìn fún ọlọ́ọ̀bá ní subhanahu wa ta'ala àyàfi àyè méjì àyàfi makbaru àti alhammam àti bí tàti mọ́n ṣe ìgbẹ̀sẹ̀ alhadith hadha alhadith hadithun hasan alhadith sahih wal aqallu fihi annahu hadithun hasan nínú ọ̀kọ̀ta lè nínú hadithi yìí ni pé al-ardu hadaratil muslima fiha salatu salla fiha ṣẹ́rí gbogbo ayé tẹ́ yẹnyẹ látòkìdílẹ̀ mọ́ṣálásí ni ilẹ̀ ọlọ́ọ̀bá ni gbogbo bí tí ìrun bá ti ká mùsùlùmí mọ́wó yóò ṣe kíni yóò kírun bẹ́ẹ̀ ni wa hadha ma yufidu ahadith kathiratun eléyìí kọ́ òun náà ni nǹkan tí àwọn ahadith tó pọ̀ tó tọ́ka lé lórí nínú ẹni hadithu u'titu khamsan lam yu'tahunna ahadun min qabli wọ́n fún mi láwọn nǹkan márùn tó ṣe pé wọ́n fún ẹni kankan síwájú mi ànábì sallallahu alaihi wasallam nínú ẹ̀ ni wípé ju'ilat liyal ardu masjidan wa tuhura wọ́n ṣe ilẹ̀ so hadithi fihi raddun ala shia ala hadhihi at-ta'ifati al-kufriyyah àwọn ṣíyà àwọn gbà wípé ẹmọ wo mùsùlùmí láwọn náà pẹ̀lú àwọn orísìírísìí oníkálùkù sáà ń dá ti ẹlẹ́kú sí ewu ọ̀rọ̀ anẹ́bì nílò kílẹ̀ pé gbogbo ilẹ̀ tí yíyẹ mọ́ṣálásí àyàfi ìtẹ́ ibi tán sí tán sí òkú sí ló jẹ́ pé tó bá ń sí òkú sí lé òní kí wùlé mọ́ ilé dìtẹ́ mọ́ lọ́wọ́ ní inú fláti yìí nìkan ẹ ti sí òkú mẹ́rin sí kí ló dé ẹ̀fọ́ fún design olóòrùn ẹnìkan ló mọ ilé kan tó ṣe pé kò sí yàrá kan bẹ̀ tí ìbá ṣe pé ti ṣekú sílẹ̀ kò sí yàrá kan ló léhun tí ìbá ń ṣe pé wà fi hí kọ́bọ̀ ẹ̀ lè kí orin oléhun mọ́ o kí nìdí ìtẹ́lẹ̀ ń ìtẹ́ olẹ̀ ń gbé yẹn àwọn nẹ́sì lẹ́ti sọ yìí Ànábì ní gbogbo lẹ̀ lẹ́ti gbẹ́lẹ̀ máa kí wọn àyàfi ìtẹ́ ibítẹ́nsìn òkú sí àti ilé ìgbẹ̀sẹ̀ náà ẹmọ̀ wọ́n tọ́ ìfẹ́ tó ṣíyà tọ́ ìfẹ́ tó ọgbà fìdà àwọn ṣíyà gbà wípé ó lè fi orí kan lẹ́mì kankan àyàfi Karbala ayé bí tí wọ́n pa Hussein radiyallahu anhu tí wọ́n pa Hussein sí ọmọ ọmọ Ànábì sallallahu alaihi wasallam in tó fọ́nù ní wípé àwọn ṣíyà fúnra wọn náà ni wọ́n Hussein òun náà ma fi ń sára wọn ládọ́ mọ̀ ráwọn fídíò online tán sí ọmọ sára wọn ládọ́ àtàmà sára wọn àtàmà yàrá wọn lọ́bẹ̀ tánmà láwọn banújẹ́ pé àà ah, èní ni Hussein kú whereas àwọn fúnra wọn wallahi na Hussein so wọ́n sí àwọn gbẹ̀ pé ìtorí pé bẹ̀rẹ̀ wọ́n pa Hussein sí ní Karbala o kò sí kí náà gbé kò sí bí kankan tó ti lè kírun mọ́láyé ẹ̀kà ń ti ráyé lásán ni lórí ẹwẹ́ tí ṣe ọba rẹ̀ tráfù kó lú wọn kó náà ma ń ta òkúta Karbala iyẹ̀pẹ̀ta Karbala wọ́n ti fi sí àmà tó pọ̀ wọ́n ti fi ṣe búríkì tí ṣe ọba rẹ̀ tráfù yóò mú òkúta jáde yóò gbé síwájú rẹ̀ báyìí ibẹ̀ ni ó máa foríkan kò níbo lẹ ti rí eléyìí nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbogbo ìpé ara o ṣíyà ṣíyà lásà ti fi gba ìsìn islam jẹ́ náà ni àwọn ṣíyà at the same time àwọn náà mọ́n practice àkínà ń pè mútà oní pé ta ma fẹ́ àwọn èèyàn temporarily akànjọ fẹ́ra afọ́jọ́ méjì ó ti lọ kó dẹ̀bí jù káàkiri ní ládá ní máa ọkùnrin ọkùnrin ọlọ́kùnrin ó lè sáré fi obìnrin lóbìnrin láàrin one day ọjá jẹ́ ṣekí ní wọ́n sàrí yẹjú ara wọn kí yẹn yẹra wọ́n fẹ́ra ma tó lọ fẹ́ ilé ilé òsùn lọ fẹ́ ilé ilé òsùn lọ fẹ́ ilé ẹwọ́ sí náà dè ní àwọn ṣíyà sí practice nahaika an tọ́lẹ̀ fi ashabi muhammadin sallallahu alaihi wasallam kátó a máa sọ ìmọ̀ ọgbẹ̀nu àtẹ́lẹ̀ àwọn sahaban nabi ìmọ̀ sípìlẹ̀ àwọn sahaban nabi ìmọ̀ pé ìyàwó aisha ló ń zì náà kí èmọ̀ pé àìṣà ìyàwó ànábì wípé oníṣìnà ni tó ti pé àyà ń bẹnu kòránì táàmà kàdíọ́mọ̀ kìyàmà wípé àìṣà ń kọ́ kèkí ń ṣe oníṣìnà wọn parọ́ ma ní ìlàyọ́mìnà hádá nínú al'aqidatu ra'isiyyatu lishi'a hadhihi at-ta'ifati al-kufriyyati az-zandaqa ó ní pé ìyàwó àìṣà oníṣìnà ni kódà bí ká nàbí sábòsí ànábì ò sí hajjú tó kó jẹ́ ìyàwó rẹ̀ sí ní kó jẹ́ ìyàwó ànábì ànábì wà ó yẹ káníká lẹ́kù pa ni ànábì wà sí kódà ó wà ní wọlé ní tánmà lẹ́kù pa yàwó aisha zaaman àwọn kan ní yemen àwọn ọ̀rẹ́ àwọn ikhwanul muslimin àwọn tán pè tán pè lọ sí pé ah kíníkà àwọn hamas igbáwó àwọn yàwó ní yemen àwọn shia tán bá sí yemen wọ́n sì rí ajá mọ́lẹ̀ wọ́n Allahu akbar so tó bá ń ka Kùránì àti hadith bẹ́ẹ̀ ló mọ̀ rámù kan tí ó mọ̀ takọ àwọn àkọ́yì tó ti ń gbọ́jú ẹ̀ mú gbọ́ káwọn ẹgbẹ́ kan wà ní kan báwọn ṣe máa ń ṣe tí wọ́n ní tó bá ka Kùránì dáadáa àti hadith ibẹ̀ ló ti mọ̀ rí àlàyé pé dọ̀lálà náà ṣe o ok ní ìsinmi wọ́n àti àwọn ibi tí ìdọ̀tí bá yàwà bóyá lè sí báyìí àwọn bóyá ibi tán tọ́lẹ̀tì sí lélé ìyìnwínú sí kéwù bọ́ ní sí inú yàrá mọ́ṣálásí inú ilé kò sí tó ti lè fún kẹlẹ̀ fún ọlọ́ọ̀bá subhanahu tó ṣe pé madfanul mawta ni ibi tí wọ́n sin àwọn òkú sí lima rawa muslim hadith mi tún wáyé da sílẹ̀ nínú sahih muslim anna nabiya sallallahu alaihi wasallam qal la tusallu ila al-qubur wa la tajlisu alaiha ẹ má kírun kẹ́ wá kọjú sí sàréè àbí kẹ́ jókòó sí etí sàréè àwọn sàréè pọ̀ ní gbogbo báwọn etí sàréè wọn láwọn ìyàwó ilé máa ń jókòó sí lẹ́tí máa ni wọ́n hẹ ewébú ń bẹ̀sẹ̀ mẹ́tí ni ẹ má sọ̀kú sílé máa ha kú gbogbo òkútẹ́ sí sílé wọn wọn ni pé kí wọ́n wú àwọn òkú ń padà kan wá kún lọ sílé ha kú rẹ̀ nítorí in tó tako ìmọ̀nà lẹ́wà Muhammad sallallahu alaihi wasallam àwọn òkú yẹ̀sẹ̀ ẹgbùrọ̀ kó wọn kó lé ẹwà ni فإنها تذكركم الآخرة إما لو بيتو زيارة لك once in a while oye bá yàbí ẹmọ lọ bẹ ìtẹ́wò ìdí ní kí yíò mọ̀jẹ́ kí ẹmọ rántí yàmà kí yàmà so ó yẹ kí ayẹ kan wà gẹ́gẹ́ bẹ̀ ní kí ẹmọ ṣe dùá fáwọn tó wà nínú bẹ̀ yíò mọ̀ ṣe dùá fún wọn fáwọn tó bá wà níbẹ̀ dùá yóò dẹ̀ mọ̀ ní ipa láàrín káàkiri family house ní kíní àbìnà kan ẹmọgbẹ́ ẹmọgbẹ́ àpapọ̀ aléwò kódà ẹlùmí ò tó ọmọ fi sínú wàsíyà rẹ̀ wàsíyà yẹ wàsíyà tó látù lẹ́fàdì wàsíyà yẹ kódà àti ẹ̀rẹ́ láàkí mẹ́tàláha ẹ̀yà ní òkú tí wá sàsọ tẹ́lẹ̀ òkú wá nígbé tí bá kú ẹwà sinmi ẹlùmí ò ti lọ ikẹ́ ibìtẹ́ sinmi sí ní o àwó sàlàyé ẹ̀kí mùsùlùmí sà ní bẹ́ẹ̀ni àbí ọkọ̀ wọn ní bẹ́ẹ̀ni kí ẹgbẹ̀ musulmi ẹni tí ń tẹ̀lé ànábì bi, tàwálà ń tẹ̀lé òun ó wá pa àwa mùsùlùmí láṣẹ pé òkú wa orí tẹ́ ní ká lọ sí wọ́n sí ká sọ wa ló ń gbọ́jú ànábì lọ ní o tó fún gbọ́jú ànábì lọ pé ah ẹ kò kèmí o kò kèmí o ó wa àwọn ìwà wọn wàsà ní yíò nìrẹ̀ àwọn olóòsà náà ṣe bẹ́ẹ̀ náà kí lè bíbẹ́ fòkúsí kí náà fòkúsí kí ni ó special lára òkú tán gbé sí ẹ̀lú àrùkẹ́ ẹmọ́sí òkú ní òkú ẹran ká gbókù rẹ̀ sílé gẹ́nà sí lókù ẹran ká gbé lọ sí ibi tánàbí ní ẹsìn sí irú tẹ́sí Uthmanu sí tẹ́sí Àlí sí tẹ́sí àwọn sàhábà tí wọ́n lọ́lá jù wọ́n lọ sí ọlọ́lá tàn sàhábà ní ìtẹ́nakó ogun wọn sí ìtẹ́lájú wọn náà lọ kò yé bá ń fa bẹ́ẹ̀ ni ẹlùmílẹ̀ wá ní pé ẹ kíni ṣe wọ́n ò sí ànẹ́bì sílé ẹ sì mọ́ sọ pé kíni wọ́n sí ànẹ́bì sílé náà àà wọ́n sí ànẹ́bì sílé ìdí ni wípé ibi tá nẹ́bí ọlọ́run bá ti kú sí ibẹ̀ náà ma ń sin wọ́n sí ó ti yẹ ó ti kọ̀ ra shift bẹ́ẹ̀dì okó mẹ́ẹ̀ wọ́n sì gbẹ́gbẹ́ wọ́n sì sìnkú síbẹ̀ ẹ̀mí mi wá ní pé kí ló tẹ́ fún wá sí àbúbákì àti mọ́ síbẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà tẹ́ ti lé sí ànẹ́bì síbẹ̀ òun ìbẹ̀ ó ti dìtẹ́ àrán jìbẹ̀ yẹn ó ti dìbí tán sí òkú sí ló jẹ́ pé alákẹ́kọ̀ọ́ wà tí yàwó Àìṣà alá tí ànẹ́bì sì bá wọn tú wípé ìtumẹ̀ ní pé wọ́n sì òun àti àbúbákì àti mọ́ síbẹ̀ ó ní pé ló jẹ́ pẹ̀tọ́ bá sì gbé ànẹ́bí sí báyìí kan wọ́n gbé Abubakar sẹ́gbẹ̀ rẹ̀ wọ́n gbé Umaru sẹ́gbẹ̀ rẹ̀ kejì wọ́n wá fẹ́ǹsì bẹ̀pá so inú ìtumẹ̀ nígbà bá ní yàrá yàrá ìjà ìtumẹ̀ ní gbà tẹ́tì lé sí òkú kan síbẹ̀ yàrá yẹ ti di tẹ́ apartment yẹn ó ti di tẹ́ nẹ́fì lé sí Abubakar àti Umaru sí ibẹ̀ point yẹn kan yẹn ẹlùmí tó amọ́ ní pé ẹ̀yẹ́ tẹ́ mọ̀ ní ẹ̀yìn onísúnnà wà láìsá pọ̀ kankan mọ́sí òkú gbà tí mo lọ ájì lọ́dún sàárẹ́ ànábì inú mọ́sálásí rẹ̀ ló wà ẹmà sẹ́rẹ̀ jòkó nàìjíríà mọ́ tọ́ra yí bí ọ́sásí ànábì ó ti sọ ti ẹ̀ta àbí dékè mìíràn sọ tèmi ń ò sí ànábì sínú mọ́sálásí wọ́n padà fẹ́ mọ́sálásí bó sàárẹ́ ànábì so ti rí ìlà méjèèjì wọn ipi a lè sọ kú sílé ibi tá nẹ́bí ọlọ́ba ti kú sí bó sínú mọ́sálásí lànẹ́bì lọ kú sí ni ibẹ̀ òun náà ni wọ́n sọ wọ́n sí o wọ́n kà demarcate bẹ̀yẹn jáde ní ló fi tó bá dé tó bá ókè Madina tó ń sọ ní orúkọ demarcate bẹ̀yẹn kódà fẹ́ẹ̀sì mẹ́ta ní masílẹ̀ wọ́n di such a way that oh ten so kọfí alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àtẹ́lẹ́kẹta so ayé bẹ̀yẹn inú bẹ̀yẹn ìtẹ́ni in tó dẹ̀ fa òní pé nígbà tí wọ́n fẹ́ mọ́sálásí àwọn èèyàn wọ́n ní Islam afwajan tó ti bá wọ̀ta Islam fẹ́ káwọn èèyàn gbẹ́sìn yé alhamdulillah nígbà tí fásitì náà olùkọ́ ẹ̀bẹ̀ ìsinimọ̀ wọnú Islam ní thousands thousands ilé o ni ojú ó dẹ̀ ti ẹ̀yùn bídá àtẹ̀yìntẹ̀ ìtakùn súnmọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí wádùn ọlọ́ba bá dé ẹ̀rí pé àwọn yóò padà sí ojú Muhammad sallallahu alaihi wasallam inṣáàlá ìgbáyé mọ́sálásí ní káfẹ́ káfẹ́ káfẹ́ káfẹ́ wọ́n ti fẹ́ lọ sáwọn other side ah kò fẹ́ sáwọn ìbọn ibi tásùn ìfẹ́ sí ni yàrá ìyáwó aṣáàsì ní oṣù mọ́sálásí àwọn àwọn fùlàfáà tó ti wá bí fọ́ wọ́n fẹ́ fẹ́ síbẹ̀ wọ́n nítorí sàárè tó wà mẹ́lẹ̀ ní ìgbà tó yá wọn padà ní option mọ́ àfikán fẹ́ síbẹ̀ kí náà ṣe wọ́n fẹ́ kọwa demarcate bẹ̀rẹ̀ jáde wọ́n wá fẹ́ mọ́sílásí so o ń kó yàtọ̀ sí séwù ti yí tó ní pé fi ń bá kú mọ́sílásí mi wájú báyìí ẹ̀sìn sí ibi táwọn yóò tó kọjú sí kéwù tánẹ́bí ni pé láti sọ ló náhàwà lọ́kọ̀bù ní ìkàmọ̀dítàwọn fi fẹ́rẹ̀ àwọn ìwà wàtàníyàt àwọn ìwà àwọn olóòsà àwọn olóòsà náà mọ́ láwọn special special special fáwọn nǹkan ká ní special kì ní kan fókù special kí tún ní ká mọ́ bẹ̀rù òkú òkú ò ló ń bẹ̀rù ìṣúgbẹ́ ti bẹ̀rẹ̀ náà kọ́nà ò ń bẹ̀rù ẹjọ́ sùn lálẹ́ àná ó wá kú mọ́júmọ́ ah ọmọ yìí ti kú kò sí ń tafẹ́ sí mọ́ ọmọ ti dákẹ́ kọ́dọ̀ wọ́n kí ní ẹkùn nílé àwọn sọ́tá fi gbé aṣọ yóò wó ní kéèsì ẹbàtì ló kúlà ní ogun kọ́ aṣọ nìyí ó yá ẹ̀tẹ̀ẹ̀tẹ̀ ẹ̀yẹnjú ẹ̀yẹnjú ẹ̀ ọ̀rá gbé síbì kan lọ́sọ̀ padà bá jìlẹ̀ mọ́ tí òun bá ti yọ padà ẹ lọ sí ẹkùn ó ti tẹ́ kò sí nǹkan tó wà ah kókùn yọ sí òkú ní yọ sí ọtún àwọn behavior bí àwọn Islam yóò fẹ́ sí lára wa má àwọn ìwòrí ẹbọ ìwòrí àwọn olóòsà wọn lákan kó káàkiri so mùsùlùmí tó kú bá ti kú ó ti tẹ́ kódà lẹ́gbẹ́ ayé kí ń lọ òkú lára ó bá ti rìnlẹ̀ pé ẹni yóò mímọ́sẹ̀ ẹni ti kú ọyọ́yọ́yá the next thing ya ẹwẹ́ ẹfàṣọ́ sí lára ìtẹ́sírìtì kò sí ostan ẹ̀ọ̀kùtà lè ṣe fún láyé òun láti ṣe fún un oníkábà sọ̀rọ̀ tí ń jò dúdú ọ̀rọ̀ kó gbọ́wà sí kó mọ̀ dúdú kó tẹ̀lé dúdú sórí kò sí tẹfẹ́ ṣe fún kùnà tó bá ti kú in tó wọ́pù tẹ̀lé ṣe fún last oníkẹyìn ojú ẹ̀ kíákíá ẹ tètè wẹ̀ ẹ má lọ òkú lára ẹ tètè lọ sí ẹwà ẹ̀ kìníkàkìníkan ìgbàwó òkú bá bá sásùn ẹ sáà wá ní dánẹ́nu àwọn ọgbókù sí ọmọ rẹ̀ kan bẹ us ẹ sọmọ wà ní ikọ́ tó lọ kí ni tí mo gbà àwọn ẹ̀wọ̀ yìí kí ni mo gbà ọkọ̀ mọ̀ rẹ̀ rí kí lọ tó bá rí kí ní òfìsí tó bá débà ó wá wo ìyá rẹ̀ ẹwà wo àwọn kírísítẹ́nì ẹwà wọn lánlá sí òkú sínú mọ́ṣúárì ìmí ìlú oṣù mẹ́fà mẹ́ ìmí ìlú mọ́ntí mẹ́ ọdún 2 years ẹ̀wùn kama 2 years gbókù sínú yìí ok yóò ti padà wọ́n fẹ́ ṣe ìnáwó ni ohun kìní kan ìrìnkìní ìgbà wọ́n wà lọ kí òkú tó ń kẹ́lẹ̀ bá ẹwà lè fẹ́ sí òkú wọ́n wà gbé jáde wọ́n ti fẹ́ sí òkú wọ́n a wọ́sọ fókù wọ́n a ká ń kó pẹ̀lú òkú àwọn mẹ́ra gbókù sórí tíá òkú àjọ̀kú sórí tí àbáyì Allahu akbar kabir ẹgbù wathaniyat àwọn táwọn musulmi kọ́ sí wọn nínú àwọn táwọn musulmi kọ́ sí wọn sí báyìí àbí síbọ̀lá iná sókú bí kí náà sẹ́bẹ̀ wẹ́dìnù àwàlá òkú ni òkú yàwá ni ẹ̀yìn sí òkú bí wẹ́dìn wọ́n ní ya mi ìyá

bó bá ilé kú tó ka ìgbẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ̀lẹ́ òní sórí rí o in táwà lè ṣe fún yí nìyẹn tẹ́bá ẹ àmọ́kù tó ti wá sàsọtẹ́lẹ̀ ń kọ́ àsọtẹ́lẹ̀ ohun iná fádà rẹ̀ tó kú bá sàsọtẹ́lẹ̀ pé tí n bá ti kú firstborn mi yí ẹsìn mọ́ mi sí ó gbà pẹ́ sí ọ wọ́n tó pé ìgbà tó kú ti wá sọ̀rọ̀ ń kọ́ ó dá àkàwà sí ìyàwó tán ni bàbá ẹ̀yìn lókàn wọ́n tán bá ti kú ní a sí imá wọn ara òbí rúkí lẹ́wà ń sọ àìbí ilé ìwà ọkọ̀ ẹ̀ẹ́ wọn ò lè sì wọ́n mọ́ àmọ́lẹ̀ takwà sí ànábì sallallahu alaihi wasallam in ta sọ̀rọ̀ so tó kù bá sọ ìsọkúsọ kalẹ̀ àwọn èyí sẹ̀sẹ̀ kú sí èyí tó bá bá ṣe rí àmúlàwó sí ó yẹ bá wà bí òye ó ti kú sí tán ẹgbù bá bí nǹkan ṣe easy ẹmọ tí wọ́n mọ́ ń ni àwọn òkúta ń ìmò lè ti máa ń rí àwọn owó tẹmọ fi ń sòkú nẹ èyí tó rẹ̀ ẹlòmí elolonidi ní ẹlòmí ó ní ìrìnàbí 100,000 150k 200,000 250k lákàtí fi ẹ̀ ní family member kẹ́ẹ̀tì ẹ̀dìdé pé ah, kí ní ẹ̀rìn kan kódà jákí bí ó yẹ káwọn yẹ máa dé pé kí ló ṣe yí subhanallah ẹ̀ ní rẹ̀ ní mọ́tí ẹgbẹ́ ó gbọ́ pé ó kú báyìí ìgbẹ́lẹ̀mọ̀ gbọ́ pé family kan wà bí kan extended family kan wà bí kan kíní kan wà bí kan ara rẹ̀ ló mọ̀ gbọ́ o kíní ọyọ́yọ́yọ́ èlò náà ta màálù màálù òsì wọ́n ló fẹ́ rà nígbà tó rẹ̀ lọ sútù sọ yọjú òun ara màálù èrí bú kẹta kiri nìsìn kíní kan ìrọ̀ àgbùrọ̀ ẹsẹ́ àráwọ̀ ya kíní tí ìyàwó kúnjọ ní ẹgbẹ́ mẹ́sẹ̀ sùkú yàwọn àbí ẹgbà ayé gbọ́ òun mọ̀ òkútẹ́ ìwòbóyá jẹ́ ìyàwó sàárì ayígbọ́ òun mà ìgbà wo so ẹmọ́ jẹ́ kí so òkú àwọn ẹgbọ́dọ̀ kọ́mọ̀ pa nífẹ̀ẹ́ ìyá wa ẹwù ìtẹ́lùmọ̀ sọ́dá tí bá sọ kú ya mi ó wà ní pé nífẹ̀ẹ́ ìyá mi ẹlùmí ò tún ẹ̀dà ẹjẹ́ yẹ́yí òkú padà lẹ́yìn ọdún kan ìwà àwọn ẹlẹ́bọ àwọn aláìníṣẹ́ oúnjẹ kújẹ ẹwà dé ààrẹ bàbá kíní àà ìyá kíní tó kú àà ìyá ń ṣe èèyàn tó wà bẹ́ẹ̀ sí ni máa fún yìí bẹ́ẹ̀ gbogbo tẹ́ẹ̀jẹ́ gbogbo ẹ̀nà máa pè yìí kẹ́lùbà kó wá ẹwà náwó náwó náwó ẹwà tó 40 days à 80 days à 1 year níbo ló wà ní ẹ̀sẹ̀ sallallahu alaihi wasallam ọmọ ànẹ́bì mẹ́fà ló kú ní ìṣẹ́jú ànẹ́bì báyìí ewó lànẹ́bì se 1 year rẹ̀ asìlántẹ̀lẹ̀ annabi ewu la nabi ṣe 40 days ẹmẹ́ ewu la nabi ṣe 3 days ẹ̀rẹ́ ní ẹ̀rẹ́ no 7 days ọ̀lẹ́rí fìdáhùn ní sọ́gbẹ́rin ọjọ́ kẹta náà ni ewu lọ́wọ́ àmì ẹ̀sìn bẹ́ sí pẹ́ kan tẹ́ra yìí ni wá sí àhátùlàhátù burhanakum in kuntum sadiqin baynana wa baynakumul kitab baynana wa baynakumul ahadith ṣe bí tíra ọ̀rọ̀ ọba níwájú wáyí hadith níwájú wáyí bá fún mi ní ẹ̀rí tó wà ipé tó kú bá kú wọ́n sí òkú rẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta tó kù bá kú wọ́n sí òkú rẹ̀ lẹ́yìn ọjọ́ méje tó kù bá kú wọ́n sí òkú rẹ̀ lẹ́yìn ọjọ́ kìnnìkan ẹ̀dùnmí wà ní pé ẹ̀kíní ìgbàwó gbàtà ní kámọ́dà ní fáwọn èèyàn ṣe ṣe àwọn èèyàn tí wọ́n wá kíwa láti jìnnà tó wá wá wọ́n fẹ́ fi stóòpù wọ́n fi òkú ká dánà òkú wọlé ni o àwọn èèyàn tó sàwá kíwa ṣe wọ́n wá ní jẹun ní aṣáà máa dáná fún wọn ṣáà bí ṣáà ní akẹwọ́n kí ìgbà tó tí wọ́n tí wọ́n ọdá ẹjá dáná ẹwọ́n bá wùyẹ́ sí mọ́ fẹ́ fi ọpọlọ ohun in tí ó dá wọlé ààrùn nígbà tó rẹ ní ẹni hospital àwọn tó wá kí tánwá kí ilé ẹ̀kan kẹrùwá ẹ̀ sẹ́ẹ̀sì náà fún ẹgbẹ́ lọ́fún kẹ́niyẹ́ tó sẹ́ ihu náà ó tẹ́fẹ́ sí lé ní tó ìsẹ̀mí tó báwọn yẹ tánwá ní sí

ìwọ wá travel dé owó expect kí n dáná fún ọ wá gbé mi nì wọ́n lẹ́ kí ní ìmọ̀ sí ara ní àwọn èèyàn nípa èèyàn kú fún iṣẹ́ in tí balance ọmọ mi kú mẹ́sàlán àbíyàwó mi kú mẹ́sàlán kò dẹ̀ sí tí ò lè ṣẹlẹ̀ abẹ́mi gẹ́gẹ́ fún àmì dákẹ́lẹ̀ ní mẹ́sàlán ó wá kó wọ́lá lórí àwọn fámílì wọ́n wà lọ jẹ àwọn aláfáà rọ̀ àwa bẹ̀rẹ̀ wàhálà ìgbàwó kòkò bàbà sáàsù kíní kan ẹwà lọ́tán gbèsè wá bẹ̀rẹ̀ bá ṣe fọlọ́pàá gbé ilé náà mọ̀ fi ẹni efc kíní kan gbélé gbèsè ti pọ̀ èlò ní ẹlòmí ìgbàlóṣù ẹlòmí ìsòkútẹ́ báyìí kò balance mọ́ tí ó fi kúkò ní balance ẹlòmí ikú gbèsè yóò èyí táwọn èèyàn fi ń fowó kalẹ̀ tán pé ó lẹ́yìn wọn wọ́n máa ń pín gbèsè náà wọ́n pín gbèsè àbí wọ́n pín gbèsè lẹ́yìn ẹlòmí kí nìdí ó ti fowó sòkú ó ti fowó sí gbogbo kálólé wa ń sẹ́ ìtọ́lọ̀wọ̀ rẹwa ìwà àwọn ẹlẹ́bọ tí ò sínú ẹ̀sìn Islam tẹ́ẹ̀sì láwọn àfá gidi tí wọ́n sọ òdodo fún yín ó wá di wàhálà sí wa lọ́gbìn gbogbo wọn sákà kìí ó wá di pé but inú ọmọ ìrìnkì alhamdulillah kò sí bí wọ́n bá sí lọ tó òdodo lè bá alhamdulillah pé èyàn tó bá nílà káyì àwọn náà ti ń gbọ́ yí pé àsìnìkíní ìsẹ̀ aláṣìnìsẹ̀ èyí ó sì kúta ní mọ̀dánà àwọn tó fún ní pé kíní opposite mọ̀nà nẹ́bì ni nígbàtí àwọn ará nígbàtí jábìrì kú jábìrì bin abdullah alisa kadalik anábíwá sọ fún ẹgbẹ́ ẹ̀dáná fáwọn ará lè jábìrì alfa jáfà gbà tó kún níbi ogun sógun mọ́ta àkọni nígbàtà báwọn ọlọ́báwọn byzant àwọn christian jà anábíwá sọ fún wípé ẹ̀dáná fún àwọn tani àwọn ará lè jáfà ẹgbùn tàbí bí fẹ́rọ rẹ̀ sọ anábí lè dì ní pé kí nìkan ti ṣe ìdàmú ti ẹwà àwọn ìyàwó àtọmọ wà ní bàbá kú sójú ogun àwọn agbókùdé àwọn ọmọdé bàbá wọn gbédé yé lọ́ọ̀kọ́ wọ́n sí wọ́n sínú sàárè kan àníbì ní ẹwù ẹ̀dá lọ fáwọn ènìyàn yìí gbóúnjẹ fún wọn ìtú ẹni ká èyí tẹ́ jẹ́ ní bọ̀ tẹwà ládùgbò ó wọ́n ẹ̀ṣẹ́ ti pé láwọn yàtí kú <laughs> ọlọ́n seun bó wà ní báyìí ah, <laughs> ìjọ wà ní jọ́kẹ̀ẹ́jẹ́ orí ìrì òpé ìjọ́ kèèdébò wà ní báyìí ṣe sáà ti ń gbà a mọ̀ yí mọ̀ náà ní àṣà níwò kú ya wá rán bákàlọ gba báàgì àrùn ẹsẹ́ ní gba báàgì àrùn báàgì ráìsì àrùn méjì báyìí kàkùnbẹ́ jẹ́ díẹ̀ kásà dẹ́ni káwọn aláàfáà wá a tún má sọ à ní má sọ tó wọ́n jù aṣọ 30,000 à ní kò ní wọ́n jù ẹgbù àwọn ìwà tí ò bá ìsìnkẹ́ tí ò sí orí púpẹ̀ kankan mẹ́ ń kálùkù wá fi ń ṣe gidigidi lọ́ọ̀kìbà tẹ́jí ká bẹ̀rẹ̀ Allah subhanahu so èyàn kírun ní ibi tó bá sí òkú sí èyàn kírun ní ni àwọn tí ó bá jẹ́ àwọn àyíkú ni wípé kílọ́n pè o èyàn kí ń sin òkú sílé èyàn kí ń sin òkú sí mọ́ṣálásí a èyàn ti ẹ̀wọ́ sí dáa yóò fà mọ́ kí òkú tán sin ìtẹ́lẹ̀ ẹmọ́ sin òkú mùsùlùmí sí àlẹ́ìdẹ̀ tí wá insha Allah gbogbo la ṣe ń wẹ òkú bó la ṣe ń bo òkú bó la ṣe ń sin òkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ni ó ṣe gbé bó ni ó ṣe kírun sí lára àwọn àdúrà ò lè yóò ṣe tẹbá kírun sí lára tán kí ló kù mọ́ lórúkọ kí náà gbé nínú alákínà kan nínú ààyè kò sí tán gbé bẹ́ẹ̀ kò sí pé kíní kẹrẹ ìwọ̀ ya kíní kan kí ló kọ̀ bàbá kí ló bàbá ìwọ̀ kíní kan ọmọ kíní kan ó yá mọ́ ogun tí mo wí ní sí òun pọ̀fọ̀ ní àwọn àfáà sí bẹ́ẹ̀ bìsàrí wọ́n sí bẹ́ẹ̀ bìsàrí bóyá ìwọ kíní bóyá ma sọ pé mọ́ya ma dáhùn báyìí tí mẹ́lá ìkàbà ti jọ́kẹ́ mọ́ rọ́bùkà sọpọ́lọ́ wà lẹ́rọ kan fi àsìkò ó kan fi ìyà jẹra rẹ̀ kò ó fàsìkò ara rẹ̀ sófò dànù tó bá wọ́n wíbẹ̀ èmi ò lè tó bẹ̀ kíni mankini lè fi mọ́n sàdúrà kọ́lọ̀jó jáwẹ̀ gidi ni wọ́n sí ní ó bóyàn láti nípa kọ́lọ̀jó jáwẹ̀ tí ń bá kúlé ní kọ́lọ̀jó jáwẹ̀ gidi ni wọ́n sí ní ó kúmọ́jáwọ̀ àfọwọ́sí tí ó kàn túnmọ̀ kóyàjì nínú sàárè

so sunna lagbúrò sí bẹ́ẹ̀ni tànẹ́bì lagbúrò sí sórí okùn intawe nìkan fi lákáyòrò ní àbí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó wọn fún àti ṣe sunna nígbà Muhammad sallallahu alaihi wasallam hada wa sallallahu wa sallam ala Muhammadin wa ala alihi wa ashabihi wasallam wa subhanaka Allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa an astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh